يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى ولا تتبع الهوى فيضلك عن سبيل الله ان الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب اعوذ بالله من الشيطان الرجيم وما كان المؤمنون لينفروا كافرين فلولا نفر من كل فرقة منهم طائفة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون أعوذ بالله من الشيطان الرجيم وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون وستردون إلى عالم الغيب والشهادة فينبئكم بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ صدق الله العظيم الحمد لله رب العالمين وكفى والصلاة والسلام على رسوله وحبيبه محمد المصطفى وعلى آله وأصحابه الذين اصطفى أما بعد أقبل فون الله الحمد لله adúpẹ́ ní ẹ̀kan sí alhamdulillah àparí ọpá pẹ̀lú gbólóhùn alhamdulillah rabbil alamin àtọrọ ìkẹ́ ìgẹ̀ fún anábíwa Muhammad sallallahu alaihi wasallam àtọrọ gbogbo àwọn anábí Ọlọ́run tí wọ́n jí jíṣẹ́ ọlọ́wọ́ bá síwájú àní Muhammad sallallahu alaihi wasallam ọlọ́bá ní sí kéègẹ̀ fún wọn àmín yọ́nú ọlọ́wọ́ bá tó ga jù ní sí ọmọlẹ́yìn àní Muhammad àmín àti gbogbo ẹnikẹ́ni tí ó yẹ tí ó gbò lójú ọ̀nà wọn Allah wa náà kọlọ́wọ́ bá kó yọ́nú sáwà náà àmín àwọn ọmọ wa àwọn ọ̀rọ̀mọdọ́mọ Qur'an àlàyé ìfọwọ́sóyà Qur'an ní ti ọdún tí a wà ń bẹ̀ yìí ní Ramadan yìí pẹ̀lú àkọlé gbogbogbò asíyásàtú al'islam wal muslimun o náà ni pé òṣèlú islam àti àwọn musulmi ní àná ajá ma àwọn ọ̀nà wo kí ni èròǹgbà wa kí là ń pè láwọn àsùntà bẹ́ẹ̀ náà ní ìjẹta lè ní bí tí a fẹ́ lọ o náà ni pé àkọlé yìí tí a mú wáyé àwọn kí ni ń bẹ rẹ̀ àwọn kókókókó wò la sọ̀rọ̀ lórí ẹ̀rí a ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìtìsíwájú si, muqaddima aw muqaddama àti sọ̀rọ̀ lórí al-asbab wal-hadaf kí ló fà tí a fi mú àkọlé kí sí àwọn àsùntà aims and objectives tí a fi mú àwọn àkọlé lẹ́yìn náà wá ní ba'dul ayat al-qur'aniyya al-mukhtara a sẹ̀sà àwọn àyà kan inú àwọn àyà Al-Qur'an Karim tàbí máa ṣe àtẹ̀gùn àwọn ọ̀rọ̀ wa ẹ̀rí àwádábá kọ́ nípa ilim tafsir wọ́n ń pè tafsir gan ní at-tafsir al-mawdu'i at-tafsir pé ká mú tọ́pìkì kan ká máa wá mú àwọn àyà káàkiri inú Al-Qur'an Karim tàbí ma sọ́rí tọ́píkì yẹn àti àwọn àlàyé tí ń bẹ́m̀bẹ̀ ìran tafsiri kan ni ó yàtọ̀ sí ká gbé Al-Qur'an láti Suratul Fatiha ká ma bá lọ ká lọ pàdé Suratul Nas gẹ́bà sí bá lọ́dọ̀ àwọn àgbàlagbà tafsiri kan lóde òní onáà àtẹ̀fṣír alìmòdúrí torí dí a ní àwọn àyà kan ta sàlẹ́sà fáwọn ọ̀rọ̀ yìí ẹgbù lágbàtà ti bẹ̀rẹ̀ àyà kan kọ́lá ń pààrà súra kan kọ́lá ń pààrà torí díẹ̀ nínú àwọn àwọn àyà wọ̀nyí a ma sàlàyé lọ ní abẹ́ ọ̀rọ̀ yìí ó tún bẹ́ẹ̀bẹ́ malmaksud bí mustalahat al-mawdu al-thalatha kí la gbà lérò pẹ̀lú àwọn gbólò mẹ́ta pàtàkì tí ń bẹ nínú àkọlé mustalahat wọ́n pè terminology siyasa tó ń rí yẹn kí la gbà lérò pẹ̀lú ẹ̀ irú òsìlú là ń sọ wọ́n ní ẹnu oníkànlá ti gbọ́ pọ̀n ó sì yẹ́ gbọ́dọ̀ lòsìlú tí wọ́n ń rò ọ̀rùn dáa fẹ́ sọ mọ́kànlùgbọ́ kan sáré gbólóhùn politics àwọn olóṣèlú yẹnu àwọn àbọ́ ní politician àfà gbálàyé wa náà kó jẹ́ tó sọ ó kọ́ tó bá sọ wa ọkọ̀ gbálàyé wa náà ayé sọ pé tí ó wíre n tó wíre láàsọ kọ́pọ̀ tàbẹ́ wínà lẹ́yìn náà al-islam gbọ́lọ̀ islam tá ń sọ fún yìí mọ́ pé islam bó ṣe ń ro islam sí ni o ó ṣe é ṣe kọ bá wọn ohun ìyanu pàdé ìgbàgbà sọ̀rọ̀ islam fún ẹ̀ alimuslimun gbọ́lọ̀ gbọ́ ló tó mọ́ kí inú àwọn ibi tí ọ̀rọ̀ wá fẹ́ gbà lọ nìyẹn wa musulmi tá ń gbọ́ wa a sì fẹ́ kó yí ẹlẹ́sìn míì náà tí kẹsẹ̀ musulmi tó mọ́ ń gbọ́ wa kó lè kí la gbé dání kí ni ròrí wa kí la gbọ́yé wa kí ni ṣe wa ọ̀rọ̀ yẹn ni lẹ́yìn náà báàdù mafahim alladhi la budda minha lẹ́yìn náà a tún ní àwọn apákanà àgbọ́yé kan tó pọ́ndẹ̀ ní gbogbo mùsùlùmí tí ó gbọ́dọ̀ ní àwọn àgbọ́yé torí pé ìláwọn àgbóyé ìlọ́dá wàhálà láàrin àwa mùsùlùmí nínú àwọn ibi afẹ́ gbà lọ́lọ́dún yìí ní ẹ lẹ́yìn náà báàdù mọ̀tọ̀lá ha ti síyàsí yá wà mọ́dìlú látò ha o náà ni àwọn political terminology kan àti kí ni túmọ̀ àwọn terminology yìí tó gbọ́dọ̀ yá mùsùlùmí inú àwọn ta fẹ́ tọ́ka sí ni tó bá ti ń gbọ́ tó tọ́ka sí rẹ̀ èdè olóṣèlú ni èdè òṣèlú ni lẹ́yìn náà àníwáwù síyásá ti àdìmọ̀rásà kọ̀dímọ̀ wà hadithan núkàtà fẹ́ fi hàn wá náà ìdánilẹ́kọ̀ọ́ wa yìí o náà nìran òṣèlú oríṣiríṣi tí a ti ń lò lórí ilẹ̀ ayé ti pẹ́ àjẹ́dọ́sù lọ́nìsìn síyásì sí ìran kan politics kìí sí ìran kan ìran tó pọ̀ ni àwa fẹ́ fi hàn wá irú òṣèlú ni a ń sọ àti pé àwọn àrírí ayé wo ló ti lọ lórí pàǹsẹ̀ òṣèlú lórí ilẹ̀ ayé tó bẹ̀ látorí àwọn ànábì ọlọ́run tó bẹ̀ ló dá Ànábì Adam olàkọ́kọ́ olóṣè lórí ilẹ̀ ayé alẹ́sọ̀tọ̀sálà kó tó wá ka àwọn àrọmọdọ́mọ rẹ̀ kánàbí tó wá dé Ànábì tó kọ́ àwọn sàábí ẹ̀ ní siyasa títí tí wọ́n fi darí ayé pẹ̀lú òṣèlú Islam tó bẹ̀ láti ìlú Madina tó pẹ́lẹ̀ ní gbogbo ẹni tí bá máa tó bá jẹ́ onídéédé tó bá fẹ́ sọ lórí kásẹ̀lú kátòlú tó bá fẹ́ mú àpéjúwe wá kò sí ẹni tó kẹsẹ̀ járí ìdí òṣèlú tánà Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní Madina as a case study Madina as a case study kìnnà mbẹ̀mbẹ̀ mo fẹ́ yẹ òṣèlú àlẹ́bíwò ilé ayé wa lè ní dọ́dàrú máa yìí mùsùlùmí lọ́wọ́ yìí àgàgà Nàìjíríà wà yìí ń bà náàbí ń bẹ́ẹ̀lù Mọ̀dínà gbogbo ẹ̀sìn orí ilé ayé ló pèsè lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ ń bẹ Mọ̀dínà bólúsù wọn lò bẹ wọn maka si madina sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam wọ́n gbé nǹkan ní wàsíkọ́tù madina wàsíkọ́tù madina na ń pè ní adustur almadani adustur almadani òfin madina níjọ́ta ń sọ yìí wọ́n kọ òfin lórí ilẹ̀ ayé rí ànábìlọ́kọ́ kòfin Allahu akbar sallallahu alaihi wasallam òfin ìgbélú tọ́bílẹ̀ gbélú àlàáfíà ẹ̀rì gbogbo eléyìí ni ọ̀rọ̀ afẹ́lú lórí lẹ́yìn náà ò náà ni mọ́wókífù sálàfù sọ́ọ́lẹ̀ mínà síyàsà wọ́n ní àwọn sálàfù àwọn sálàfù ipò ní àwọn dáa ń pè sálàfù ìbò ní a fi òsìlì sínú gbèsè ayé wọn a ní ana sálàfì sí sálàfì tí ẹ̀yọ ọgbọ̀gbẹ̀ fèèkì sálàfì nù sí Abakiri sí sálàfì Umaru ńkọ́ Uthman ńkọ́ Ali Muawiya ńkọ́ Umar bin Abdul Aziz Harun Rashid kó tó wá kan ìjọba àwọn ará Turkey àwọn Abdulhamid Abdulhamid al-awwal wa thani ìṣà bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn jẹ́ ti lọ inú àwọn mùsùlùmí láàrín pẹ̀lú sálàf bóò ní ẹsẹ̀ pẹ̀lú òṣèlú àbí a kàn mú àkídà lọ́dọ̀ àwọn salaf àbí síyásà alẹ́ ẹ̀sìn òpénù bó bá ti yọ síyásà kó nú islam islam ẹ ti bùkù bá bá yọ iqtisad ètò súnúwó kó nú islam àbùkù ti bá tá bá yọ thaqafa wàlàhàdọ́rà kó nú islam àbùkù ti bá ó ti di ààbò islam tá bá yọ ètò security kóòrùn islam àbúkútí kẹsìlám tá bá yọ ọ̀rọ̀ health ọ̀rọ̀ alábẹ́ ọ̀rọ̀ lẹ́gbọ́n àbúkútí kan islam tánà bí mú wá bá wa islamun shamilun islam tó kúnni tó wà comprehensive lẹ́yìn náà makana tó dáúlá tí fil islam ipò ni orílẹ̀-èdè ká ní orílẹ̀-èdè inú Islam orílẹ̀-èdè ìdẹ́gbẹ̀ni state inú Islam kò lọ́wà Islam state lẹ́yìn náà makaradul hukum al-islami fil Islam ipò ní ká lo òfin Islam láti fi lo gbésí ayé inú Islam musulmi lẹ́yìn náà taksir ulama il asr fil fiqh siyasi adúbẹ́ sọ fún wa àìṣe déédé àwọn àfá òde òní àwọn tá ń pè láàfá wà lè ní àwọn tí wọ́n ti lọ àwọn tí a ṣẹ́kù àìṣe déédé wọn tó lórí tá ń pè ní fíkùsíásí àgbọ́yí òṣèlú ní kí a kọ̀ǹkan lẹ̀ wọn mójútótó ní kíkọ́ ó sì gẹ́ni ní ká kọ̀ǹkan lẹ̀ àwọn àfá ò mójútótó ní kí a ṣiṣẹ́ fún ká ṣiṣẹ́ tọ́ ká ṣiṣẹ́ fún wọn àmójútó tó kò sí àmójútó tó tó ń bẹ kí á láwọn èèyàn lójú òṣèlú ká láwọn èèyàn lójú òṣèlú wọn àmójútó tó wọn àmójútó táìmọ̀ fún a ní àwọn àpéjúwe lẹ́yìn náà yaqadat al-umma al-islamiyya li-fiqhi wal-amal àtọ́wẹ́fẹ́ hàn wá bọ́wọ́ ló sì pé umma islam wa ń tají nìsìn lórí ọ̀làjú òṣèlú yàkọ̀sọ̀ ìtají òdìgbà wà rí lámùsùn pé afẹ́ dá àwọn afẹ́ sí òṣèlú afẹ́ kópa ní òṣèlú pé wọ́n sáà ah, lè dá sàmì pàtí ilẹ̀ ni ọgbẹ́ awareness ni ẹ̀rì lẹ́yìn náà hukun musharaka fi siyasati al-mu'asira al-demokratiya kí ni ìdájọ́ kákópa inú òṣèlú ìgbàlódé tí wọ́n ń pè ní democracy kí ni ìdájọ́ kákùpá mẹ́ inú bí ọ̀rọ̀ wá fẹ́ gbà ní lẹ́yìn náà turuk wasail wusul al-hukm inda qiyam al-khilafa al-islamiyya nígbàtí khilafa islamiyya ń bẹ látàyé Abubakar Allah tí khilafa ti dìde lẹ́yìn ànábì àwọn ọ̀nà wo àwọn ìgbésẹ̀ lèyàn gbà dórí ìjọba kí láwọn ìlànà téèyàn gbà dórí ìjọba Islam nígbàtí kìláàfà ń bẹ lórí ilé ayé kìláàfà tó padà wó ní 1924 nílẹ̀ Turkey tó ti dìde látàyé ànábì Ànábì sí lọ tán ní kìláàfà dìde látorí àbákiri ìgbà ìlàáfà tó wá wó yìí turuk wa wasalu wusul al-hukm ba'da istiqad al islamiyya hátà yaumina hádà ọ̀nà wo lèyàn tó lè gbà dórí ìjọba láti gbà tí ìkìláfà ti wó láti 1924 tèdò ní ọ̀nà wo la lè gbà dórí ìjọba afẹ́sìjọba ọ̀nà wo ìlàntáwò èèyàn ń tọ̀ láti dórí ìjọba wà ma mọ́kùnlù islam min hadhihi turuq wal kí wá ní kí ni àgbọ́yé islam níbo ni islam dúó sí lórí àwọn ọ̀nà tààgbà lórí ìjọba tí ń bẹ lórí ilẹ̀ ayé lẹ́nì fàpẹẹrẹ tẹba nígbàtí khilafa ti wó tẹba gbọ́ pé nìkan dórí ìjọba nígbàtí khilafa ti wó lọ mùsùlùmí àwọn ọ̀nà tó lè gbà débẹ̀rẹ̀ ọ̀nà mẹ́rin ọ̀kanú mẹ́rin ọ̀nà àkọ́kọ́ ọ̀nà ni al-inqilab askari al-inqilab askari military coup military coup ẹ̀nà ma àwọn ìjọba mùsùlùmí jẹ́ dórí ipò pẹ̀lú military coup ojú ní islam fó kàdíkù gbàjọba ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ọ̀nà ni athawratu ash athawratu ash-sha'biyya aráàlú dìde revolution àfẹ́jọba ìmọ́mọ́ lọ kí gbogbo olúwa bọ́ síta kí a fi wàhálà kádá wàhálà alẹ́ fúnjọba kó ló fúnra àjọba lọ́sọ́gbó lórí ipò ńgbà tí lú ọ̀rọ̀ gbọmá yóò bá ní adìrẹ́bà lókùn arò orókùn díẹ̀ ọdọ̀nà mélòó ọ̀nà méjì ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta ó ní alìmọ̀mọ̀lákíyà al-mamlakiyya ìjọba àjẹwọ̀ hmm. monarchy bàbá kò ń bẹ̀ ọmọ gbé ẹ̀gbọ́n kò ń bẹ̀ àbúrò gbà ìran wa ní ọmọ bẹ́mẹ̀ lọ láíláí ó di mélòó ó mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin al-intikhabat al-intikhabat election election kò láti jọ́jì ìlàfà ti wó kò sẹ́ tí ń ṣèjọba nílùú àwọn mùsùlùmí nígbàtí lábàtí wó ọ̀kanú mẹ́rin ni mẹ́rẹ̀ẹ̀rin ẹni islamu nídù olé lórí ó ní tí islam fi mẹ́rẹ̀ẹ̀rin sí kò wá lásìkò tàà wáyé kò sí badil kò sọ́ta ní tí tàà bá ní sí nípò lókù ẹ̀dàkà gba military coup ọgbọ́ni ìdàkà gba kí a gba revolution àbí ká gba revolution ẹmọ tí ó bí káàkan ní láyé o aláwọn ìṣèjọba lọ́nà ìlú ẹ̀fẹ́ ẹ̀kọ́ iná pẹ̀ níjọba àjẹwọ̀ tí ó pèsè tó wù àmọ́ dọ́lá tí ó pàpọ̀ wọ́n pàpọ̀ kálukú lẹ́nu mọ́ ilé kẹbí kan náà ìṣèjọba lórí ìlú tí wọ́n ṣe yí básubásu hmm. ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹrin ni ká tẹ̀ ká máa lọ àṣẹ election kateka àfẹ́m̀bẹ̀ ma wọ́pọ̀ mẹ́ kẹ́lẹ̀mí gbà ntasị ń sọ yìí ọ̀ràn yẹn ni awa musulmi a wà nípò àṣẹ tàbá sí ń pò àṣẹ ẹ̀yìn jọba jálásẹ̀ lé ka ẹ̀sìn wa kún kó lo ìjọba ẹ̀sìn wa lórí àwọn nǹkan méjèèjì wá rẹ̀ àbáwọn àwọn nǹkan takalẹ̀ rẹ̀ áyà méjì tí wọ́n kà fún alẹ́ ni òun náà lọ sàlàyé áyà àkọ́kọ́ akọ̀lágbọ̀yẹ́ ẹ̀nà hmm. aláǹfukọ̀ha àbó ní tí a nípa síyásí tí a nípa kíní tí nípa siyasa ọlọ́sọ̀bánu suratu tauba wa ma kana al-mu'minuna liyanfiru kaffa ọlọ́nukọ́dá abẹ́ bá fẹ́ lọ sójú ogun kò tó fún àmùmí ní gbogbo lọ sójú ogun lẹ́ẹ̀kaná falawla nafara min kulli firqatin minhum ọgbọ́dọ̀ sẹ́kù àwọn akọ̀kanu wọn lé ta'ifatun liyatafaqqahu fid-din àwọn akọ̀kan tí wọ́n máa sọ ni pé láti kọ́ àwọn ẹni fíkíù kẹ́lẹ̀ gbábọ̀ye fíkíù fíkì gbogbo fíkì ní fíkì ribada fíkì ní fíkì siyasa fíkì ní fíkì lisod fíkì ní fíkì akhlaq fíkì ní fíkì seha fíkì ní fíkì muamalat fíkì ní fíkì zawaj fíkì ní fíkì jihad fíkì ní fíkì dáwà fíkì ní ọkọ̀ gbọ́dọ̀ kù fíkì ní wọn kí ni wọ́n máa ṣe liyatafaqahu fi ddin wọ́n máa gbọ́nà àti gbọ́gbọ́ yẹ́ẹ̀sìn pẹ̀lú wàlíyúndírú kọ́ọ̀mọ́hùn ìdárajáhùn ilayhim. àwọn jẹ́ wá tó lọ́sọ́jú ogun náà gbàjá ń bá dé wọ́n tún máa kọ́ náà ní fíkí wọ́n ṣèkìlọ̀ fún wọn ẹ̀tọ́jú ogun dé o bẹ́ẹ̀ sì lulẹ̀ ayé yìí rẹ̀. la'allahum lẹ́yìn náà 105 in báyìí náà lọ́tọ̀ pé wàkúlì màlúù ọlọ́run tó délẹ̀ yìí ẹ̀dà náà sọfá yẹ ìmọ̀lù ẹ̀ṣẹ́ ni kìí ṣe pé ọlọ́njẹ́ adépò rálá o ìmọ̀lù yẹnú pé ní struggle struggle al-jihadu siyasi ìgbìyànjú òṣèlú ìkáràmásìkì lọ́nà ìmọ̀lù àpẹjọ́ kò tẹ́tẹ̀rẹ̀ ẹ̀ṣẹ́ ni kí wọ́n ní ọ̀sẹ̀lẹ̀ fasayarallahu amalakum ọlọ́ọ̀bá rí sẹ́yìn wa rasuluhu anábì náà rí wal mu'minu àwọn olùgbọ́lọ́ ọgbọ́gbọ́ náà rí pé àwọn yìí ń ṣiṣẹ́ oníṣẹ́ làwọn ilé láwùjọ kí náà àpárẹ́ wa saturadduna ila alimil ghaibi wash-shahada padà dáyín padà sẹ́ntọ́ mọ́ kọ̀kọ̀ gbangba jí sọ́nà Allah fayunabbi'ukum bima kuntum ta'malun yóò wà fún ní ìrò ṣe tọ́bọ́tọ́ wọ́n fẹ́ sí òṣèlú iṣẹ́ òṣèlú tó bá tọ́lọ́wọ́ bá mú ẹbà ń bẹ̀ ìgbàgbọ́nú ọlọ́run ẹbà ń bẹ̀ ìwọ̀mọlúàbí ẹbà ń bẹ̀ déédé ẹbà ń bẹ̀ òdodo ẹbà ń bẹ̀ àánú ẹbà ń bẹ̀ ìmúdádá báyé afẹ́rẹ́ rẹ̀ kó fẹ́ sáyé mùsùlùmí èso lóṣèlú ń jàǹdùkú kéèsè lóṣèlú mùjẹmùjẹ kéèsè lóṣèlú pààyàn pààyàn kéèsè ẹjọ́ ma kówò olú jẹ́ ọ̀gbọ́n ní ọlọ́run lẹ̀ máàlìkì àmà ọ̀sọ̀yàn bíkùn bima kuntum ta'malun kò sáṣẹ́ gbé gbogbo ń tẹ́sẹ̀ láyé lọ́nà bófin ní rẹ̀ mọ́rù kò gbé apalágbájá ẹnìkan kọ́ alápá ayénu yawma tubla sarair Allahu akbar yawma tubla sarair ọ̀rọ̀ ọjọ́ tí gbogbo nǹkan tá ń bú yọ padà hàn torí díẹ̀ àwọn bí tó bá tún sọ ẹjọ́ ọ̀la lọ a lè tẹ̀síwájú ọ̀rọ̀ síyásà ìsọ̀rọ̀ kékeré láwùjọ àmùsùlùmí subhanahu kàlá àmì àmì ṣẹ́dá láìlà ilẹ̀ amantu billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wal qadri khayrihi wa sharrihi min Allah wal ba'thi ba'da al-maut لا إله إلا الله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر